صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم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 محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله decir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 àyìn àníbọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó sọ̀wá ní ẹni ọ̀fẹ́ tó sọ̀wá lẹ́ni òṣè ẹni èyí ẹni ògbó ọlọ́run tó sọ̀wá lẹ́ni òṣè ipé bá ti kójọ yìí wọ́n ayẹ́ tó nú iṣẹ́ ìbínú ọlọ́run là ń ṣe àwọn tó wà pé gbẹ́gbẹ́ táwọn náà òṣè kàlàyé tí wọ́n sì gbà pé nǹkan rí làwọn ń ṣe ọba tó fẹ́ nàmọ̀ wá táwọn bẹ́nu àárù fíkiri wọn ṣókòrì àwọn tí wọ́n máa dárúkọ ọlọ́run tí wọ́n máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run صباحا ومساء ليلا نهارا لا أرى نصرا لا للوه أقول الله الناس أدوك تعالى الحمد لله أبا تفن معاه ọmọ tó ṣe wá dáadáa bàbí ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ arígbó ọlọ́dọ̀ àwọn ẹni ọlọ́run pàtàkì wọ́n jẹ́ ìlú ọlọ́run ìkan nínú wọn jẹ́ rásùmọ̀ àlàáfọ́m a máa ọpín àwọn èèyàn sí mẹ́ta ó ní ìpín èèyàn tí ń bẹ mẹ́ta ni ó ní tí ń fún àwọn kan gbẹ nínú àwọn ènìyàn akọ̀ fún wọn tó rìdò aléwọn kúrò àdìfẹ́dìmẹ́tẹ́ fọ́ alékìhẹ̀ wọn sí tòsí pé wọ́n sí náà rárárárárá wọn sí tòsí wọ́n sí náà rárá ìsúkàlà wọn wọn a máa sẹ́lẹ̀ wọn gbogbo onírànràn ẹ̀sẹ̀ ni wọ́n fi ṣe fáà yìí ìgbòyà tí mélòó ni wọ́n mú lónìí ọ̀tí mú tóun iná mẹ́rin lọ púpọ̀ lónìí darí obìnrin mẹ́rin lọ fẹ́ àwọn obìnrin náà lọ́kùnrin mẹ́rin ní wọ́n sì mú wọ́n sì máa bí ṣe yànga wọ́n máa ní ṣe fáàrí láàrin ara wọn ṣètáàni wá fi jẹ mú wọn sípò ibẹ̀ ni wọ́n ti ń jẹ tí wọ́n ti mú ilé tí ò ní fààyè fún wọ́n jáwọ́ kò ń ní fi ilẹ̀ nígbà wọ́n ti ń jíjẹ rí mú ń nítorí kí bá padà àwọn ọjọ́ kejì lórídò wọ́n lé àwọn náà wọ́n ní ṣe dì máa kí ẹ̀kọ́ lè kẹ̀ẹ́ àwọn náà ò sí nù kí wọ́n wọ́n bẹ́nu ọgbà wọ́n wà nù lé àmọ́ wọn ní jọ́sù fọ́lọ̀ àwọn tẹ̀ẹ̀kan àwọn òfin ìwé nù lé wọn sínú ìsìlámù rárá àwọn àwọn aláwọ̀ yìí àwọn ilé ìbáyìí àwọn tí wọn àwọn wà nù ẹ̀sìn ìsìlámù wọ́n jẹ́ Ibrahim wọ́n jẹ́ Ismail wọ́n jẹ́ Daoud wọ́n jẹ́ ọkọ̀ wọ́n jẹ́ múmìnà wọ́n jẹ́ mùsùlùmọ́ àmọ́ wọn ìtò wọn bí mo sí bàkọ́ bá bá wọn wọn ní tó rẹ́dọ̀ ọlọ́run wọ́n ti jẹ́ mùsùlùmí wọ́n sá lọ ni ó ti pín mélòó ìpín méjì ìpín kẹta mọ́ ní hóòrò kìdìmọ̀tàfà lè àbù wọn lẹ́bùn àti wọ́n lóore kí wọ́n lè máa sin lọ́hun wọ́n lè máa fún ọlọ́hun wọ́n lè máa fún ọlọ́hun wọ́n lè máa kí ọlọ́hun wọ́n lè máa sa ọlọ́hun kí wọ́n máa ṣogún sọ́lọ́hun lọ́rùn níjọ́ líle níjọ́ dídẹ̀ níjọ́ ẹkún ọ̀kú lọ́dọ̀ ọlọ́run níjọ́ ẹ̀rí ọ̀kú lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n lẹ̀ mọ́ ọlọ́run la mọ́tímọ́tí àwọn ni áàlù díkìrì òṣùkúrì àwọn tí máa kí ọlọ́run tí máa sọ́sà látù ní ìtẹ̀yìn ara yìí tí máa ti wúrì sí láàzìmí wọn ò ní já wàsífà wọn máa lọ dédé ẹgbẹ́ kọ̀dìríyà tí a nà ọ́ Tìjàníyà ìbájẹ́ kọ̀dìríyà ìbájẹ́ Tìjàníyà fọ́lá ìbájẹ́ jẹ́ Mọ̀hànmàdíyà tí ò sínú kọ̀dìríyà tí ò sínú Tìjàníyà àmọ́ tó bá lóòrùn tó fọ́lọ̀ ìyíjá nítorọ́ bá dé nǹkan rẹ̀ kírun ní nǹkan rẹ̀ bàjẹ́ ní kò torí ẹ̀gbẹ́ fún ẹ̀rọ lọ fọ́dà kò ronú fún òun sì nǹkan mìíràn yọ̀ lọ àwọn tó bá wá rí bẹ̀ nu wọn kókó alhamdulillah ẹjá sọ pé alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin àbá sí fún wa ó sì jọ́sẹ̀ ẹni ọlọ́run ẹwà àgbúdọ̀ àgbúdọ̀ ara wá wí ẹgbẹ́ àlẹ́ ìyẹn ọlọ́run látún zẹ́kùn àmúzẹ̀kù ẹgbẹ̀rẹ̀ yíra yí bìlẹ̀ntàdé káwà àháwẹ̀ iná fún yàn fún àtà àríwẹ̀ àlìjẹ́ náà láwà àháwẹ̀ iná olúwa ní ha ọlọ́mọ́gbà fún wa ní ìwà àlìjẹ́ náà àmọ́sátẹ̀ ẹ̀sẹ̀ ìyẹ́rọ ẹgbẹ̀gbẹ̀ àti kọ́ọ̀lẹ̀ ẹjọ́ mẹ́sẹ̀ àwọn ẹni àlùjànnà ọlọ́njọ́ ọjọ́bọ̀ ọ̀gbọ́lọ̀ ọlọ́lá ilaha illallah ọlá muhammad rasulullah ọ̀yíká kánà yóò mẹ́lẹ̀kẹ́yàmà ọlọ́jọ́ ọgbọ́ndé yunada rabbul izzati wal jalal ọba buhaya ọba tó lé pínká ọba tí ó ṣírò yọ́wà máa lọ́gún àyìnà ahàlì bá dàlẹ̀ ìsáà fún àmáfífòwò fẹ́tán àyìnà ahàlì حين أحبابي أو لامدا أو عيومدا فيقول رب يقول النبي صلى الله عليه وسلم والملائكة هو في الملائكة هو في الملائكة أما عدم سيئة إيه. جابون جو أو ملائكة أنا مراك من هم أهلك ومن هم أحبابك أو أولي على أهلي رسول صلى الله عليه àwọn òṣìlọ̀rẹ́ rẹ̀ làyìnrẹ́ tó bèèrè ويجيب رب العزة والجلال وذلك لو أتوا في أهلي àwọn ará ilé mi àwọn ẹni mi ahlul Qur'an àwọn alálùkùránì tí ní sáà máa ṣe tìláwà sáà nínú ẹgbà jẹ́ ìwé ṣe tìláwà wọ́n mọ́ ni wọ́n àbábùkà àwọn àwọn onírin ọ̀rẹ́ rẹ̀ wọ́n ni ahlul fitr wa shukr àwọn tí máa ṣàtìkiri tí wọ́n sì máa túkọ́ ìlbàṣá ìwọ̀tara ọ̀tọ̀rà nígbà tó bá rọrùn fún wọn àtìgbà tó bá hewó wọn adúgbò ọ̀dọ̀ lọ bá tó ju oòrùn wọn adúgbò ọ̀dọ̀ lọ mọ́jà àwọn bá tà wọn adúgbò ọ̀dọ̀ lọ ìwádìí ṣọ́ọ̀tì wọn adúgbò ọ̀dọ̀ lọ ní wọ́n bá tó máa bá tó kú àti máa dúgbò ọ̀dọ̀ lọ fún òṣèlú wọn lọ́ba ní ṣe tó wọ̀ wọ́n yìí sọ̀rọ̀ sọ nìkan pé nìkan ní ìṣẹ́ àwọn ẹbá ń kó wọn wá àwọn aláìkọ́ ma wá sàwọ́ aláàbùkì wọ́n ma sàwọ́ aláàbàlátù àwọn alábìkà ní ẹmẹ́sẹ̀ wọ́n bẹ́ tí àlìjẹ́nà máa yínú wọ́n mẹ́ta wọ́n wọ́n ni gbọ́nà àlìjẹ́nà yìí kì sí àwọn alẹ́sọ̀gbọ́lọ́sọ̀kà wọ́n ni ẹmẹ́sẹ̀ sàlá tó sì jásí pé òkè ọlọ́run là ń kì tọ́lọ́ sì ní ẹ máa rántí mi ní fúlàn tẹ̀sí ìrà ọ̀fà aláṣí tọ́lá kọ̀ fàṣìkò kan sí ẹ máa takọ̀ mi lọ fáà ẹ máa rántí mi lọ fẹ́rí kéfé àwọn adúgbòrò ọlọ́run tọ́lọ́ fún àwọn alásàlátù ẹ̀yìn nìyí alásàlátù àwọn ọmọ alásàlátù ẹ̀yìn nìyí àwọn alásàlátù àwọn ọkọ̀ alásàlátù ẹ̀yìn wọ́n dí alágbàmátà wọn sí mọ̀lú ọmọ kàláfù gbogbo aláwọ̀ àjọ síkí ni àjọ àlùgbọ́nà ni la ilaha illallah adúpẹ́ aṣọ́pẹ́ àyẹ̀ olúwa tó ń ṣe kẹ́ tó ń fi ìgẹ̀ tó ń fi ìṣọ́ sóríṣe kọ́dà ń gbogbo tó ń gbogbo ọwà tó ayé olúwa òfin ìlú ayé ẹ̀rọ àfá yìí síbi tó dáa báyìí ó fi mú ọmọ míì tó lè kọ́ máa kú orí búrú àwọn èèyàn àrífọ́ àrígọ́ àríbákàdé inú ọ̀rọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam جعل الله خلقا مفاتيح الخير ومغاليق الشر ọlọ́run sí àwọn èèyàn àwọn tó kọ́kọ́rọ́ fún gbogbo oríire àtẹni tí ó bá ṣoríire

kémi náà wo ní tẹ́ ń bá jọ. Àwọn ọ̀dọ́ ní káwọn náà fọ́n bá wọn bá jọ. Wọ́n bá jẹ́ ìdí kí wọn náà wo ní tẹ́ bá jọ. Fáṣẹ́ ìṣe ìwọ náà wo ní tọ́. Láàrin àdísà nẹ́bì. Láàrin ọ̀rọ̀ tó nẹ́bì sọ̀rọ̀. Ẹ̀tọ́ tún gbọ́ dáadáa. Wọ́n ní ká ẹ̀tọ́ tún gbọ́. Ọ̀la Rasúlù sallallahu alayhi wa sallam. Àní àmì mara Màhánà ọ̀gá gbogbo wa. Ó sọ báyìí ló rọrùn wípé. Yàrá Allahu khalifan, nafsi kanu, ó tó wá nu nafsi wa, ìwáyà mi o. Alákàlá ò khalifan. الخيري رواية كذا عمله جعل الله خلقا مفاتيح الخير ومباليك الشر أما بعد فما أقول هذه ما شاء الله مني أو تقبلي أنت شعبا مي نقول أما يتو شعبا عن شمعه مي أما نحن أنت أهوي كفاية ومن الناس مظاليك الخير ومفاتيح الشر àwọn bàbá ní àmẹ́bì tó sọ wípé ọlọ́run tó dá àwọn kan àwọn jẹ́ ìdàkejì àwọn àkọ́kọ́ táwọn kọ́ sọ ni àwọn máa ń tilẹ̀kùn gbogbo oríire fún ìyàn ni wọ́n máa ń bàjẹ́ ni ọjọ́ bàjẹ́ kù àti kẹrẹ́dọ̀ rẹ̀. ibi eré bá ti kàn án wọ́n sì tilẹ̀kùn rẹ̀. ibi eré bá ti jáde àwọn máa ń tilẹ̀kùn rẹ̀ ni. ọmọ nǹkan ẹ̀. ọmọ nǹkan ká tilẹ̀kùn rẹ̀ ní kọ̀rọ̀ ayé. wọ́n mọ̀ rẹ̀ lójú ayé ó tún mọ̀ ń pa àgbá dínà mọ́ ní kọ̀rọ̀. a tilẹ̀kùn làákàyè ọmọ kọ́ mọ́ màwé mọ́. àwọn tó lè fi làákàyè òkè fún ara rẹ̀ làákàyè ọmọ tí èmi màwé mọ́ tó ń pọ̀ mọ́. wọ́n sì pa iṣẹ́ rẹ̀ jẹ́ kí òní rífe wọ́n gbọ́dọ̀ Nígbà tí dùn náà fáwọn ẹ̀gbọ́n wọ́n wá jẹ́ àfá àdùnnú fọmọ sí ọjọ́ tí ó dùn fún àwọn ìrújú àti ìwọ̀kọ́ ọlọ́run ní ìṣòwọ́kọ́ ọlọ́run ní ẹ̀kọ́ àjọ mádàmà sọ̀rọ̀ rẹ̀ ní ìbáṣẹ̀ni ọlọ́pàá àti ní màfàtí àlàáyé wọ́n má gàálí kàṣẹ́l àfáà Yunus dòktóòrò ohun ọ̀nà ìlàngbẹ́lẹ́nu ọmọ tó sọ̀rọ̀ lè fún iṣẹ́ tó lọ ní káwọn ọmọ ṣe ní ọmọ aláhọ́ ọmọ àyàn àti káwọn ọmọ bẹ́ẹ̀ pàdé mọ́ ní wọn níbẹ̀ níbẹ̀ náà làwọn ọmọ tó wà fà làwọn ìfẹ́tọ́rọ̀ ní kẹyàn máa ṣe nù àríṣẹ́ bukata wọ́n àrí ṣòkó yìí ìfẹ́tọ́rọ̀ ní kẹyàn máa ṣe nù ẹ̀yìn ìmáàmù wa ọgbẹ̀yìn bàbá wa ọmọdálùkùránì ìmáṣẹ́wà sí ótàṣírì ẹ̀kankan àwákàṣẹ́ o alọ́ni wọ́n bá sáà bá lábìkan èmi ìwú tẹ́mi fẹ́lẹ́fẹ́lẹ́ bí ọ̀fẹ́ lẹ̀lẹ́yìn náà kò sí nǹkan kan kìí ṣe kéwú lẹ́sọ̀ kí wọ́n tí ó fi máa ń gbọ́ kí ẹrù mí mọ́ gbàgbé ìfún òfin ẹ̀sìn òfin tó nǹkan ẹ̀sẹ̀ ló pọ̀ àmọ́ kí ló fariwo àwàkọ́ ọlọ́run àwàkọ́ ọlọ́run bàbá wa ló ń fagbó àfọ́ àwàkọ́ ọ̀dà màmá wa ló ọlọ́mọdé aṣọ̀fọ́ ọdún láyé afára agbègbè ní àṣìwọ̀lá ìfáàrí tó yìí à ń sọkún láwọn èèyàn tí máa sọkún àwọn ilẹ̀ ọlọ́run tí máa sọkún nù ó wá jẹ́ nìkan tí ọ̀dá kan mọ̀ ní yọ́ra máa fẹ́gẹ̀ yọ́ máa fòkí yọ́ máa rẹ́rìn yọ́ra sì ṣe bí ẹ pé ìdá abáṣẹ́dílẹ̀ rí ìdá abáṣẹ́dílẹ̀ rí ìdá abáṣẹ́dílẹ̀ rí àwọn èèyàn náà wọ́n máa sọkún ní tí ọ̀dá mi máa sọkún ni ha iṣẹ́ yìí pọ̀ jù mí lọ ọmọ ọmọ fún ọlọ́run lè fàmì sí ilé inú sí ilé ìṣojú wa tí wọ́n fi máa sọkún bá wọn àmá ló kà máa lọ wá ah, ah, ẹmọ rúbẹ̀ mọ́ ẹmọ rúbẹ̀ mọ́ asàfúrúlà asàfúrúlà àfà ìká ìká ẹmọ sọ̀bọ̀ mọ́ àwọn aláti kó ìwòrò ara kẹrìnkẹrìn yìí ẹlẹ́mẹ́ ìjọ ìdíjọ́ sọ́ra rẹ̀ ní jínú jínú là alábọ́dà sí lára rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí táàbí kó táàbí sọ́ra kí àwọn ọmọ kéró táàbí fi dáadáa ní pé àmàgbà tí kó kásẹ̀ máa lọ́wọ́ àbára bùsọ̀tá ìyàsí àwọn tí wọ́n sáré sẹ́ńjẹ̀ dáa tó fi jẹ́ kó kálukú mọ̀ pé ábìdùn wọ́ra òun tàbíyìn wọ́ra òun ẹni tí máa sọ̀tà jẹ́ ni ẹ̀tọ́ bí ní kí ó nà lánàá ọ̀rọ̀ mọ́ tó tún á pé mi pé ọ́fíìsì bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni ọ̀fẹ́dẹ̀ fún wa àti wọn àti gbogbo àwọn bẹ́ẹ̀ fẹ́ lọ fún kàfà fún wọn sálì jẹ́ náà نرسميك عصا الفتايا في منابرك الخطبية وعصاب الفتايا في tọ́lọ́run jẹ́ ìdíje gba ayé jẹ́ ìpé sàmàlí dáadáa ní ọ́ tó àndáró rẹ̀ àfọlọ́run sọ. mọ̀nà bírù kàlẹ́kọ́ tàbí ayé tó rà sí ka mọ̀nà bírù kàlẹ́kọ́ tàbí ya. tẹ́nìkan ọ̀dáró gbogbo ìgbà tó ti ń wọlé mẹ́mbà yìí sọ hútúbà tí kì í sì í sọ ọ́ lòun sọ ní hútúbà kò sọ mí nkọ́rọ̀ mẹ́mbà yìí ń dáró rẹ̀ ọlọ́run forí jù ọ ohun tó o ti kọ tó o ti fọwọ́ kọ ní ìta dáadáa ní tóra tó o ti kọjá bẹ̀ẹ̀dì kọ ọgbà àwọn ọmọ yìí ó máa ń ṣèdánwò rẹ̀ ó sì fún ládùúgbà fún ọ. wọ́n ta lè kọ́ ti tẹ̀rù lóòdà lè ahli al-ahwa'i wal-munkiri. gbogbo àwọn tí wọ́n atakọ̀tọ̀ náà ń tú kù ní sọ̀sọ̀kúsọ àìmọye ń tó o ti kọjá bẹ̀ láì ṣe ti gbéraga pẹ́pẹ́ ṣetán náà ń tààrẹ mọ́sẹ̀ mi èyí ó máa dáwò rẹ̀ náà ó fi tó ọ. حفلاتك الوعظية والإرشادية أباب الفتاة يرسل وما دادا وما دادا ميري ọmọ tó dáadáa lọ́dọ̀ àwọn àfáà rẹ̀ àfáà dáadáa lọ́dọ̀ àwọn tó kọ́ ń kí gbogbo wà sí tó ti ṣe tó ti tọ́nu sọ́nà ọlọ́run yóò máa dárò gbogbo ìjòkó wúrì tí ìjòkó wúrì tí wà sí ìpàtó ti ṣe àtìtọ́ lọ́run àti ní tó ń ṣegún ara ẹ̀ ti tọ́ báyẹn ṣe àti ní tó ń ṣe lọ́wọ́ tó ọjọ́ yẹn wọn gbogbo ẹ̀ méje ní ire fún ọlọ́run sàánú rẹ̀. wọ́tà yìí náà ti kẹ́ للقرآن الكريم والعلوم الإسلامية. Kátó máa wá aṣọ ti gbogbo ìgbà tó fi kọ́ máa وإنفاقك في سبيل نسل الدعوة الإسلامية. owó kì í sábà sún ilé àgbà bàtà ìyá àti ẹni ó súnmọ́ ọmọ pé owó bá ti délé ní mọ náà ni títí náà sí kíláà ní ọmọ náà sí kíláà máa náà sí ọlọ́run dákun bá fi ṣe ìsọ̀nà ní àgbàdo mi. ṣé ibi adamọ̀dẹ́lẹ́ alóòrì. bá a dà bá a bẹ bàtà ìyá àti kòmọ́sọ̀ ìwà ádámù tó tún máa sọmọ dáadáa lọ́hùn. aláhùn alhikuma alẹ́yìn alhamta alẹ́yìn mi náà nàbí yìí náà wọ́n ṣe dé kí ni. ọlọ́run bá a bẹ bàtà ìyá àti tún قل Allah, الله لا تويت فتاي عسين ọdún gbogbo òkú tí ń bá ń bẹ fún àfáà àṣíyàn láàfáà ní ilé bàbá ní ilé ìyá ní ìyá àti bàbá náà ti lọ àti àwọn àfáà ní àtàwọn tiwa náà àtẹni tó èyí tí mo bá lẹ́bẹ̀rẹ̀ ìyá wà yí ọjọ́ tí wọ́n tó fẹ́ kí ní kọkúṣẹ́ pẹ̀lú oṣù táwà yí mo fẹ́ parí jí nígbàtà bá ní kí bá ń sọ̀rọ̀ ẹ ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ ìsìnkà lọ́ra yín ìtàtẹ́ ti mọ̀ ní wọ́n pa fún yín tó máa jẹ́ ìrántí ọ̀rọ̀ nípa sunnatullah ni mo rò pé kí n sọ tẹ́lẹ̀ àti sunnatul rasul àti sunnatul hayat

alùsúnà alùsúnà sí alùsúnà tó súnmọ́tò láàyè tọ́lọ̀ sọ́nà alùkọ́rì kí àfáwà nù sunnatullah àbí súnmọ́tò rasul sí súnmọ́tò láàyè ọyàtọ̀ fún súnmọ́tò rasul ni àbí ìpítà sọ́lú kọlọ́tọ̀tọ̀ tó fi jẹ́ pé àlàyàtù fúnra rẹ̀ náà ní kí onísúnnà sí ẹ̀ àtàsáyé máa dá tí wọ́n bá tọ́ náà mú ní àtàrí lọ́lọ́tọ̀ àtàrí lọ́lọ́tọ̀ àtàtà náàbí wa máa dá ọbáyé mú ní àmì ọ̀bá ìtọ́lá pátá náàbí báyé mú kí n ti jọ̀gbà wọ̀ pọ́tọ̀ tí wọ́n kó súnmọ́tò rọ̀sùn ọba báyé mú pé ìdìbò àti ogún náà ní súnmọ́tò rọ̀sùn súnmọ́tò làyà àtàtà yóò bá báyé òbí màrí nì tọ́lá pátá أما ما هي الفتنة أين النزاع وأين القتال؟ وأين الملام والمسب والشتم والخصام هذه سنة الله سنة الرسول سنة الحياة أمام موضوع موضوع أصول جميل في بابا تبقى وعلي وجيل الزبان ولوني لن يبقى أصول جميل أصول جميل أصول جميل أصول جميل أصول جميل àbá ń pè ní àbá ń sọ òye púpẹ́ nìkan kú yíwa ọlọ́run lẹ́tẹ́ẹ̀fì ẹ̀kún jẹ́ fèsì rájà lọ́fọ́kúrọ̀ rájà bó ti jùlọ ẹ̀dógún rẹ̀ pé rájà bó ṣe àrùn وشعبان شهري ورمضان شهري المؤمنين قال النبي صلى الله عليه وسلم رجب شهر الله رجب دعوة أمبي قال الله سألني يقول ẹ̀dáwọn ẹgbẹ̀rẹ̀ náà wọ́n sọ ọlẹ́nu ni wọ́n lákìí fún àwọn

رجع شهر الله لأن الله تبارك وتعالى اعتز بعزته أبو نار أم بفضوح على الأنبياء والمرسلين للأنبياء والمرسلين وعلى الكفار والملحدين الله فلا رها والنبي جري عنه رجع فلا رها وتكني إنها أربعة أشهر أشهر الأربعة أو أربعة أشهر هرمان wọ́n jẹ́ oṣù ọ̀wọ̀ oṣù àpọ́lé Olúwa ní iná ń tàkà ṣòhúrì ìndàlá ìfìnà àbẹ̀rẹ̀ ṣàárán fi kìtà bílá. Yẹ̀wú mẹ́kànlẹ́ kan sọ́nà wá tí wà láàrùdọ́ mímì àríbá tó yóò mú ní. Dàlíkà bí inú ìtọ̀ yìí nínú lùkọ̀ yìí mọ̀ àwọn oṣù ni a fi ṣe lọ́wọ́ ni a fi pẹ̀ lọ́wọ́ ni a fi ṣe ni a yìí fi ṣe lọ́wọ́ Fàlẹ́ tàbí mọ́ sí ìrìnà àwọn búkàkùn. Ẹgbẹ̀gbẹ̀ tí ó jà láìsọ nínú ẹ̀, ẹgbẹ́ bá tẹ́ bá tajà fún ẹkọ́ rẹ̀ fún. Ó bá gbàgbé ẹkọ́ padà kó wá gbà fẹ́ jù rẹ̀, ẹ̀yà àwọn tí mo ti mọ̀ gbádùn yìí ní bá Àmá ọlọ́run yóò dàtọ̀wọ́ rẹ̀ rú yóò kó tẹni ẹlẹ́ni ẹ̀ tí yóò bọ́ tẹni náà bọ́ pẹ̀lú ẹ̀. ẹmẹ́ sàbò ẹjọ́ mọ̀ ìyálé ṣe dáadáa ẹkún ọlọ́ọ̀lọ́ lórí ọmọ ìyálé yìí ẹkún ọlọ́ọ̀lọ́ lórí ọmọ ìyàwó yìí torí bá dín sàbẹ̀ látún nǹkan kéékìkí ní ìpàṣẹjẹ ò ìpé a máa bàṣẹjẹ ìròkè wa máa bàṣẹjẹ ìta máa bàṣẹjẹ kí wọ́n máa bá sọ́jẹ́ ẹ̀gbọ́n sí máa bá sọ́jẹ́ kẹkí ní ọjọ́ kọ́lá kò ní páàsì ọmọ àlàgbọ́wà páàsì jọ páàsì kí ń fẹ́ ẹ̀rọ ní lọ kásà láti orí lọ bí iwájú ọlọ́ wàkọ́ sílù ìmọ̀ṣẹ̀rẹ̀ kí ìrìnà tápàtà ẹgbá kèrè níjà pátápátá tí òpó bá sí ẹ̀yin náà ti di mùsùlùmí ẹ má tún wọ ẹ̀wù kèlórí mú ẹ bá bá wọn jà ẹ bá wọn jà ìtumọ̀ káfàtà ni pé ẹ má lo àṣà wọn ẹ má rìn ìrìn wọn ẹ má sọ̀rọ̀ wọn ẹ má bá wọn sọ̀rẹ́ ẹ má bá wọn sọ̀rẹ́ káfàtà gẹ́gẹ́ bó sọ pé ní ẹgbẹ́ olówó fi sílmì káfà ẹkú ní ìsìlámù ta pátẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹnu yí tọmọjẹ́ islam ìrìn ẹsẹ̀ yí tọmọjẹ́ islam ìwà tẹ́ẹ̀mà ò ẹsọ tẹ́ẹ̀mà sí àwọn ẹtẹ́ẹ̀mà kú gbogbo ẹ̀kọ́ jẹ́ islam bá a kiri yí ìgbà ìwà àlìjẹ́nà ló kọ̀ mí ó sì mọ̀. àmọ́ ayúkọ ti lóòlù kọ̀ọ̀hún ká pátá. àwọn náà ń bá wa jà pátápátá ni wọn bá wa sọ̀rẹ́ wọn èé borí bá wa ti ń borí ẹ̀ yóò sì tó lè dáwà àfẹ́gbà náà mo wà ní ìlà àkìní mo wà ní ìlú ìlọrin mo wà ní pólì ní nínú ajẹ́kọ́ ma wọ̀ òfú ọmọ túnmú àwọn òfú ọmọ tìsáàni ẹwẹ́ òmú ọmọ ìbìlísì ìwọ ọmọ ẹlẹ́ha ìwọ ọmọ ìyá lásàlátù nítorí bẹ́ẹ̀ ń kàwé ìwọ náà kó àṣà ti ẹran àwọn lọ́fọ́ ọmọ dáadáa ní ọ́ ni kó àṣà alé bàbá ẹ bá kèbè ríjà ká pátá pátápátá gbogbo ọ̀rẹ́ má wọn ṣe sàmárì kọ́ ti mú náà kó nígbà tó yẹ orí wọn bí àtàrádù yẹ mẹ́jọ wọn lẹ́yìn náà pà lọ. wọ́n lè mú àánà ńlá àmàlìmọ̀ tẹ́kì. rọ́jàbù oṣù rọ́jàbù wọ́n jẹ́ ìmọ̀tọ́lọ́ ṣe fún ẹ̀ tó wà kẹta ń pè ní àjáwé màálùkọ̀ ó mú oṣù méjèèjìlá ọ ẹ wọ́n sọ pé rájàbò oṣù tọ́lọ̀ ń dára mẹ́ tẹ́ mẹ́sẹ̀ mẹ́ẹ̀dógún òkú ọgbẹ́ ìyá wa gbogbo ọmọ yìí dínkà wọ́n tẹ́ ọ̀bá rújú jẹ́ wọ́n fi tó tó lọ́nà ìdílásẹ̀ látò àfáà àdúgbò láti ẹni ẹ̀yìn jìlọ lásùgbà sílẹ̀ mọ́bọ̀ ọlọ́yẹ ẹ̀rí nǹkan rẹ̀ wọ́wọ́ mẹ́ láyé ní àyíkó tó dá alkiyama nínú àwọn èèmọ̀ tó là ń dá ń bẹ̀ Sọ̀rọ̀ bọ́bà ni a ń lẹ́wọ̀ ìrọ̀jẹ́ta ẹ̀yìn àzúmọ̀. Oṣù ńláńlá oṣù tó tá tó tóbi yẹn kò ní rájẹ́ nínú àwọn ìmọ̀tọ́lọ̀wọ́ ṣe ń bẹ̀ nínú ẹ̀ ní ìgbédìdẹ̀ ẹ̀nẹ́kọ̀ hàmà nínú àwọn ìmọ̀tọ́lọ̀wọ́ ṣe ń bẹ̀ nínú ẹ̀ ní al-Isra wal-Mi'raj tó bá ti di 27 ọkùnrin jọmọ́ lónìí ẹ́ tó méjìlá ló ń gbogbo lórí ọjọ́ tà náàbì kan sáàmà lọ́nà bọ́lọ̀ gba wákàtí máa rún wá bọ́lọ̀ gba gbogbo mọ́jẹ̀mọ̀ rún wá kọ̀wájú Islam máa rún inú oṣù yìí ni bá ìwọ́n náà kó sáàmà lọ pẹ̀lú òdìkúrú mọ̀lẹ̀ púpọ̀ mọ́ra ẹwọ ọdún sọ́nà lọ gẹ́gẹ́ bá nábì ti lọ táwọ̀ bá lè lọ lára alọ lẹ́mí mọ̀nà láyé ara rẹ̀ jòkó yìí ẹ̀rẹ̀ màrí àjò tẹ́ máa rìn láàrin ní ilé fún kí ẹ̀ sí lòkó mọ́ láyé àpá rẹ̀ jòkó yìí ẹ̀rẹ̀ màrí àjò tẹ́ rí kó tó dúpẹ́ ilẹ̀ mọ́ inú àwọn sẹ́wìl basáyẹ̀ wọ́sẹ́wìl àrùwáhì tọ́hìrà wọ́l àrùwáhì khabíhà ẹ̀mí tó mọ́ yóò rìnrìn mímọ́ ẹ̀mí tó dọ̀tí yóò rìnrìn dọ̀tí kí lè tó mọ́ àṣíbà bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ká lọ ọbẹ̀ nínú oṣù táwà yìí àti oṣù tẹ́tẹ̀lé àti èyí tẹ́tẹ̀lé oṣù mẹ́fà tẹ̀léra wọn wọ́n ọ̀gbọ̀rọ̀ fún ìṣòrí gúnbẹ̀ wọ́n bá wà nǹkan tó ní oṣù mẹ́fà àwọn káfíra sí ọ pẹ̀lú wájà bùrú oṣù tẹ́tẹ̀lé sàbáà ramadan oṣù ààrẹ mọ̀mìnì mẹ́ta nù ó tó wá kó sàwáà lẹ́yìn ẹ̀ oṣù mímọ́ ni ọwọ́ akùnkí ni ṣùkọ́ àdàlẹ́yìn ẹ̀ sàǹpalẹ̀mọ́ mẹ́ka ọwọ́ akọ̀sọ̀rọ̀ ìjà sàǹbẹ̀ mẹ́ka oṣù mẹ́fà nù gbogbo oṣù mẹ́lọ́wà pátápátá oṣù àánú ni oṣù kẹni oṣù kẹni oṣù àlùbáríkà ní tí ìyẹn bá lè kóra só lọ́nà méjì ìkóra só àkọ́kọ́ ìpìlá àwámẹ̀ wọ̀n pìlá àlèbí tí èèyàn bá lè fọ́lọ̀ gbogbo ṣe ṣe ṣe tọ́lọ̀ ní àṣẹ kírun gbààwẹ̀ ṣàìsùn ṣàdúrà ṣe dáadáa tọrẹ parí ìjà tàánú tàdáríjì fẹ́ni tó fò ọ́ nínú oṣù mẹ́fà yìí wà ìṣì náà bá ní nàrá yìí bí ẹ bá tó wá lè ṣèkejì náà kó gbéra rẹ̀ mọ́lẹ̀ kó sọ́ra rẹ̀ mọ́lẹ̀ ń bi mọ́sí mọ́sí mọ́sí tọ́lọ̀ ń kọ̀ wọ́n bàtẹ̀yẹ̀ jẹ́ wọ́n tó òbú wọ́n tó jẹ̀gbọ̀n wọ́n tó inú wọ́n rán ró wọ́n tó kà wọ́n tó fún ìrìn ó sì lọ́rọ̀ náà báyìí pé wọ́n láàrin mo tó fọ́lọ́ ń jẹ́rìí ẹ̀ ní tóyìn kan lọ́wọ́ ọkọlọ mọ́sí ẹ̀ ní tóyìn kan lọ́wọ́ ọkọlọ mọ́sí tí ọ̀tá ikú ìfẹ́ ó ti parí ẹ̀ ọdún sùjí bá ti dára tó kò máa bá sàkí máa lókùn ẹ̀kọ́lẹ̀ ọlọ́wọ́ dáhùn pé màláàbẹ̀ sọ pé mo ti fẹ́ amẹ́rẹ́gbẹ́lẹ́kẹ́ jẹ́ àmà ìwò yóò padà fún ìmú padà sẹ́yìn ní fi pẹ́ díẹ̀ ọlọ́run tó gbàdúrà mọ̀ mí ní nígbà tó ti fẹ́ ló ti gbà kọ́wà mọ́ ọ̀gá ní ìgbà ni kò ní tó ṣe é torí a ti jẹ́ mọ́ ń pé kéré ká máa gbọ́dọ̀ náà dókítà pé máa rò síkà tó á ẹni a bá ti fọ́ládùá ṣe kò ní gbà wọn sí ń bẹ̀ máa ti gbà á ti gbà á gbogbo àdúrà yìí ti gbàgbọ́ mọ́ òun ọlọ́run. bí wọ́n bá lọ sínú rẹ́jà wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ wọ́n nínú mẹ́wàá àkọ́kọ́ tó ti kọjá yìí ọjọ́ tó lọ. Rọ̀bíbà ló rẹ̀ rẹ̀ ní sára àwọn ṣẹ̀fìn lẹ́ta. Àlébù náà, ìjọ náà náà kó wọnú ewu ọlọ́mọdà kó wọnú ewu. Gbogbo ní párátá hospital àti ìrójútu ara wa mẹ́. Ẹni ọjọ́ gbèsè ni ẹni tí ìrójútu ọjà ni, ẹni tó máa rẹ̀ yẹjú ni, ẹni tó kọ rẹ̀ bólé mọ́ ni, ẹni tí ìyàwó rẹ̀ farabalẹ̀ mọ́ ẹni tó rẹ̀ gbádùn ni ni ọlọ́mọdà tẹ́rẹ̀ ìlú ànẹ́bì náà ní oṣù wọ́n ṣàṣeyọrí ó kó àwọn àjọ rẹ̀ là àwọn ọ̀tá rẹ̀ parí ọlọ́mọdé alẹ́kẹ́ àwọn ọ̀tá. wà fẹ́ lámẹ̀ rọ́ọ̀bẹ̀ wákà àtọ̀sọ sáyẹ̀ẹ́lú wà fẹ́ lámẹ̀ sáyẹ̀ àṣọ́ra kọ́kọ́ àwọn àkàtà láwọn ṣe ìsìláàmù mọ́lẹ́ Abubakar àsìkò náà ló fún ogun dìde ó sì fẹ́gun ọlọ́mọdé àfẹ́gun ọ̀tá وفي يوم الثاني عشر مولد جعفر الصادق ولله الله كتبه لجعفر الصادق nígbà tó bí méjìlá ni wọ́n dáyìn ókọ̀ rẹ̀ kárí ayé ó fún àwọn ọmọ ọlọ́mọ́sà jẹ́ àlùbáríkọ̀ kárí wọn ókọ̀ wọn kárí ayé sí dáadáa àfáàwà yìí ọlọ́dàkùn mọ́ta báyìí ó jẹ́mi wọ́n fún ọ jókọ̀ rọ̀ kárí ayé sí dáadáa ọlọ́dà Muhammadu ẹ̀rì ìfẹ́wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó nípa àdínábì tó ń ibi tó fún ọjà mú lálùbáríkà ní kọ́dọ̀ lálùbáríkà tí lójú àwọn kààkùnrin náà àwọn kèfèé ní búbú wọ́n tó bá ti díjọ́ mẹ́wàá rẹ̀ kálukú wọn pẹ̀ ẹran lé wọn ni ẹran tí wọ́n ń pa ni wọ́n ń pè ní àlàáfíìrà àlàáfíìrà wọ́n pa ẹran nígbà tá a pẹran lé kálukú wọn pa ẹran nù lé kọ̀ọ̀kan nígbà tí ọjà bùbá di mẹ́wàá wọ́n máa fi dúpẹ́ pé ọdún yìí bá wọn láì wọ́n ti ti gbà pé oṣù yìí oṣù ṣẹ́gun oṣù gbígbàdúrà ni kódà wọ́n èyí sàbúrú ń bẹ̀ wọ́n èyí jà ń wọ́n èyí búrùyàn ń wọ́n èyí fa wàhálà Àwọn gẹ́gẹ́ bí a ti rí òjíṣẹ́ Ọlọ́run, àwa máa ń pa wàlìfàrádà a máa pẹ̀rẹ̀ sí wọ́n ń pè ní al'akira ẹ̀rọ mẹ́wàá rájàbùlá máa fa kódà bí ọ̀dá annabi ní a ìgbàkígbà lálẹ́ pẹ̀rẹ̀ ìgbàkígbà lálẹ́ tọrẹ sàárà ìgbàkígbà lálẹ́ gbà àwẹ̀ lálẹ́ sí náà tọ́bá àfíra ni wọ́n ń pè tó láàrín akẹ́dẹ́ ìwọ̀n àpéjọ rájàbù kí ni kí ni yára rájàbù mọ́lẹ́ tí wọ́n èyí ń sílẹ̀ ní ọmọ ìsìn máa ẹ̀ ẹ̀jẹ̀ láwọn tí ń sẹ́lọ̀ ń pè padà àwọn tí ń sẹ́lọ̀ ẹ̀ rí wọn pè padà àwọn tí ń sẹ́lọ̀ lẹ́ tí wọ́n ń kó búrẹ́kì wọn tí wọ́n lára ni àwọn ni àbọ́lẹ̀ ń gbé wọn tó ń ṣẹ̀sì ń ti rí ọlọ́mú akùn bíbọ̀ àìkàrà rọ́ṣẹ̀ ṣe yà ẹ múra sẹ́sì yìí ọ ẹ ṣe tẹni tó lọ́wọ́ sí ẹ̀rọ bẹ́ ẹni tó lóòrò òṣò kẹsẹ́ tí ẹ̀mọ́ ti àgbàládá sí ẹ̀mọ́ mẹ́kúra láti bá àbàbà àjẹ́sí wọn ṣòkò ní ìṣẹ́lá ìmọ̀ta fún ìtọ̀tọ̀ ọlọ́ àfúnmidáyé bàjẹ́ bẹ̀rẹ̀ ìyá wa tí gbàjọba ọ̀ká ìbàjẹ́ náà mọ́ tí ìbàjẹ́ ń lékún lójoojúmọ́ tí kí èyàn súnmọ́ lọ́run sí ni ni àdúgbòkú lọ́dọ̀ ọlọ́run fún àmẹ́bìnrin ẹ̀fà tó bá jẹ́ pé ní ẹ̀dà ní ẹ̀dà dáadáa sí amẹ́mọ́ fi fẹ́ bọ́ ẹ má fi sòòsà tó ráwọn kan máa ń fa wọn máa fi lọ òòsà wọn ni èyí ò lọ bẹ́ẹ̀ àwọn kan wọ́n tẹ̀lé mi pẹ́ta lè máa fi gbogbo ẹgbẹ́ ní ìgbà rẹ̀ àlẹ́mi ní àdédé ẹ má fi gbogbo ẹgbà rẹ̀ èmi a máa jẹun èmi a sì máa gbà rẹ̀ èmi a máa ṣàìsùn èmi a sì máa sùn èmi a máa fẹ́yàwó èmi a sì máa kóra tó ń gbà mí gbogbo bẹ́mi bá ti fi bẹ́ẹ̀ ni ẹ máa fi báyìí mẹ́bí ti ń ṣe lẹ́ńṣe ẹmọ́ padà sẹ́yìn ẹ̀mí padà sẹ́yìn o ẹ̀mọ́ pàápà sẹ́yìn o rántí àjẹ́ ohun tẹ́sí ẹ̀san rí ń bọ̀ lẹ́yìn o ẹ̀mọ́ pàápà sẹ́yìn ẹ̀mọ́ pàápà sẹ́yìn o ẹ̀rẹ́ sí àjẹ́ ohun tẹ́sí ẹ̀san rí bọ̀ lẹ́yìn o ẹ̀san rí ń o ẹ̀mọ́ padà sẹ́yìn o ẹ̀mọ́ padà sẹ́yìn o àti àdéhùn tó ṣe sáré ń bọ̀ rìn o. Ẹ má padà sẹ́yìn, ẹ má padà sẹ́yìn o. Ẹ̀rẹ́ sí àdéhùn tó ṣe ẹ̀sáré ń bọ̀ lẹ́yìn o. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. A tún lọ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó lọ, obìnrin kan máa sílọ̀ ọ̀hún mẹ́mbà ní Israel. Ó àti sọ́ọ́ dáadáa àwọn àti gbọ́ lẹ́nu àgbàlagbà ni àmọ́ tó yìn ya wà yìí ọgbọ̀ yìí ẹjọ́ tó ra yín lójú tẹ́gbẹ́gbẹ́ ọ tó yẹ lágbọ́sẹ́ tẹ̀lé àsúrù tó ti hàn lára ìdọ́rẹ̀ wọ́n yà lóòmù ilé ọkọ rẹ̀ wọ́n fi kíza fún kíza mẹ́wàá ní wọ́n ti ń fi fún ọ̀nà lọ́wọ́ sí bàbá lé mà ìyàkọ́ ha lọ́nà ó wá jẹ́ ábìdá sọ́ọ̀lẹ̀ha múmìnà kọ́ọ̀nìta sọ́ọ̀bìra kọ́ọ̀ìmá ọ̀ọ̀ọ̀ aláwẹ̀ ni aláìsùn ni ó ń síkiri ni ó ń tẹ̀sùn a tí Àwọn máa kó lé kóòdó. Ẹ̀yà ọdún máa ti rẹ̀ lọ́kùn iná máa ti rẹ̀ mọ́ o. Ah, ìyàwó òfin kódà ìyàwó ọmọ mi wọ́n yìí sì èyí jà pẹ̀lú ọkọ rẹ̀. Yọ ọmọ màá fún ọmọ mi lọ́wọ́ nù wọ̀. Èyí tí òbí tó pẹ́pẹ́rẹ́, ọmọ ní ọmọ àwọn orí ìyàwó orin fẹ́ ìyàwó òdúgbò ìyá ìwà ronú pé ọmọ ìyàwó ìyàwó ọmọ wọ́n tó dá mi lóhùn àmọ́ bí ìyàwó rẹ̀ bá pè lẹ́ẹ̀kan ó ti dá lóhùn ni wọ́n ń wá ogún àti ètè tí ò sì ìyàwó náà ìyàwó ọmọ rẹ̀ mọ̀ ẹ má ṣe àdínì tí ti kọjá pé wọ́n ìyàwó ọmọ yín lè mọ̀ ẹ má dúpẹ́ ni ṣàgbákò ìyàwó rẹ̀ mẹ́jẹ hàn náà yín bí ìyàwó wá ṣe sùúrù fi ń tẹ̀lọ́mọ yín ìdí àbá àwà àdúgbò láìfẹ́ ká sọ fún yínú ìyàwó ọmọ yín ọmọ yín ti jìnú ọmọ yín ti jìnú ẹ̀kẹ́ ìpapọ̀ ẹ̀sàánú ìpapọ̀ ìyá ìyá bẹ̀rẹ̀ sí àwọn lẹ́mọ̀ èmi tó kékeré wọn rò tún wọn káàró kọ̀wárí ọwá díjọ́ kan ọmọ rẹ̀ wá travel olóòrò lọmọkùnrin tí sọkọ ó travel ẹlọ́sọ́rọ̀ iná ni ìyá ìbá kọ lẹ́tà sílẹ̀ rọ nípa tó bá tó mú ọrù rẹ̀ ìyàwó mi àti tó wọ́n bẹ̀ mọ́jọ sọ́kù kàkí tó travel darí ojú wọn tì mí ni o owó ẹgbẹ́ ìyá àtèmi àti ìyá mi àtàwọn ẹbí mi ààfẹ́ ọmọ ìyá lọ́kọ́ mọ́jọ ń bọ́ lé o mọ́jọ ń bọ́ lé ìyàwó bá gba lẹ́tà mọ́ wá rántí níjọ́ tí ìyàwó ti délé ọkọ ọ fẹ́ràn ọkọ rẹ̀ débi pé kì í lọ mú wọn tọkọ ọ̀gá ní kọ́ lọkọ̀ ní lọ fọ́dà tó bá fẹ́ lọ yóò sọ kọ́kọ́ rẹ̀ pé àtúkọ́ ọ̀tá mi lọ kọ́ ọ bá bàa rò pé mo rìn ìkú yìí ìyàn ara wọn dé wọ́n ń sọra wọn mẹ́tò aráalé rẹ̀ máa bá wípé àwọn ah, òdélé ọkọ̀ tó òjò ìrántí wa mọ́ ni ọ̀rọ̀ rántí wa mọ́ ni ó jẹ́ nìkan tí ó gbà fẹ́lẹ̀ gbogbo fọ́kọ̀ rẹ̀ Ìgbàlẹ̀ wà kúrò bá ìdúró ọlọ́run, ilé ìwọ̀n táwọn èèyàn lọ tẹ́lẹ̀ tí wọ́n ti kó nǹkan wọlé kó wọlé àtọ́nà rẹ máa kó wọn lọ, ní tí ọwọ́ palẹ̀ mọ́ lọ́bá lọ jíga jíga jíga ó délé wọn sábà ní kí ní délé ìṣẹ́gbà àti ilé ọmọ ẹ̀rọ mọ́ ọ inú bẹ́ẹ̀ lọ́mọ fi sàdọ́rù fún yín láti ah. fi sàdọ́rù fún ọmọ yín bẹ́ẹ̀ ní ọkọ ah. ọlá pé ń sàtà látúnjú túmọ́ ah. ọlá pé lásùbá lásùbá lẹ́wọ́n dà fà lóhùn ẹni tí sì ń bẹnu wàhálà bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́mọ́sà yọ́ mọ́ ẹ máa wọ ọlọ́wọ́ ẹ máa wọ ọlọ́wọ́ ẹ máa wọ ọjọ́ ìjásí o Ìwọ́n pẹ̀lú òkú ọlọ́run ẹ̀lọ ilé ìgbà ẹ̀lọ ilé ẹbọ ibi ìdùn lọ́rọ̀ yẹ́ ìjà sí. Àti gbogbo àwọn ìyókù náà tí ò sí ń bì tí ń pẹ lára àwọn àfáà àjá dúró dédé lọ́bádélé wọn. Àwọn bá ń wo ọ̀nà tó tọ̀. Kí ni ọ̀rọ̀ ajẹ kí ni ó mú wọn ọ̀yà sí? Lọ́bádélé kò burú, òun kúkú má kàrá dín. Wọ́n ti kọ́ òun ní àdínkàrà ń jọ òun. Wọ́n máa dínkàrà àti másà. Wọ́n máa tàá ọkọ̀ kọ́ ń dálẹ̀ nígbàtọ́kọ́ ó délé bọ́kọ̀ tí ń dé báyìí ìyá bá pè é àrẹ̀mọ́ àrẹ̀mọ́ tó máa yẹ pàrẹ̀ mú kàn bẹ̀mí àìdé àkànjú alábí ọlọ́wọ́ àti tó ṣe káàkiri àfàramà náà nù yóò sáájú ọkọ̀ ọ̀fà ẹgbẹ́ ọmọ ìlú méjì ní kí lórí sọ́lọ́wọ̀ ní sáńbí ọ ọlẹ́yìn náà ní tó bá tó mi nìyà rẹ̀ ọ̀gbọ́dọ̀ bóyá ìfẹ́ ọ̀gbọ́dọ̀ bóyá kàkẹ́ ọ̀gbọ́dọ̀ bóyá lẹ́kẹ́ o ó rẹ̀ mílẹ̀ mẹ́kó tó lọ ó bú ní ọlẹ̀mí lókò ọlẹ̀mí lọ́kọ́ bú ọjọ́ mọ́ ọdún ará àdúgbò lọ́gbà mílẹ̀ ọba gbẹ́kú láwọn yáwọn tí máa ń sọ̀rọ̀ fún ọmọ rẹ̀ wọ́n fẹ́ ha ìyá ó fẹ́ lọ fẹ́ pa ọ̀ ọ̀rọ̀ béèrè ẹ̀ fọ́dà mọ́ béèrè ọmọ rẹ̀ tó bí obìnrin yìí ti jẹ́ ẹlẹ́sìn ọjọ́ bẹ̀rù ọlọ́run nígbà ń sèmà ní kékeré ni mo fi sọ fọ́ ọmọ ìyẹn ọba tí wọ́n lé lọ ẹni tí mi wo kankan ń lálẹ́ ń kí ẹ̀ má lé bàbá mi mọ́ irú ìyàwó ọmọ wa jẹ ń bo nítorí tọ́ ọmọ yìí ìfẹ́ tó ìfẹ́ tó gbóná tí wọ́n wá jẹ́ alẹ́ kan náà iná ẹ̀wọ́ bí dúró ìdẹ dáfẹ́ mà wọ́n rí dírí wọ́n lọ́n fẹ́ ni wọ́n ń sin ọlọ́run موكلون أن يستغفر الله لا إله إلا الله محمد رسول الله الصلاة والسلام على خير خلق الله دام أقول ni, إله إلا الله محمد رسول الله عز وجل الله ọ̀fọ̀ bá tó fò ọ̀fọ̀ tó fò ní bẹ́sẹ̀ lè nígbàtà kéèké náà máa gbónù àyè gbogbo wọn sàgbá pé wọ́n kó bá mi o wọ́n ti láwọn ọpa mi o wọ́n ti láwọn oyè wọ́n ti bẹ́ẹ̀ o wọ́n ti nílẹ̀ o ẹ̀yà látara tó ìgbélòwọ̀n ọ̀yẹ́ yín máa ro ìfẹ́ tó o tí nǹkan bá ti ilẹ̀ ma wí náà làzíkìrìdà ọdá àzíkìrìdà sílẹ̀ kan ẹgbẹ́ kí wọ́ Wọ́n làbí ọ̀rẹ́ bá ti wọ́n nù, wọ́n làbí ọmọ pa ọmọ, wọ́n làbí bá dájọ́ òkú fún ọ.

tí wọ́n kíkì ara wọn bẹ̀rẹ̀ jẹ́ sọ̀rọ̀ fẹ́fẹ́ ìpè lọ tó wá di pé abúlé náà lọ́kọ́ lẹ́ta ilé ìtọ́ ni abúlé náà lọ́kọ́ lẹ́ta ilé ìtọ́ ni àwọn ẹ̀yọ́ máa ti pé kí ló mú ọkọ̀ ilé ọkọ̀ rẹ̀ kò rí nǹkan wí ìyá ló sì burú ìyá ló fúlàní ẹ̀ òbúlé tó rọjọ́ ìyá kò rí bẹ́ẹ̀ láti fẹ́ nìkan o kọ̀dà bí ìwọ́n tó mú létọ̀ lọ́kọ́ ọ̀kan tó fi kó àdáwò sí ń bẹ láàrẹ̀ àwọn ọ̀rọ̀jọ́ fẹ́ ní tí ò lè ṣe ìṣẹ̀kan yóò kàbọ̀ gbé káàkiri ní ìṣọ́ ẹ̀gbọ́n gbogbo lágbẹ́dá fún ẹ̀rẹ́ ẹni ẹ̀ lọ́sọ fún mi pé ọkọ̀ òwúkọ̀ òwúlẹ̀ fẹ́ẹ̀ jìnà sí àmọ̀wà tó rùn lórí ọkọ̀ tó ìgbọ́lẹ̀ bá ẹni tó olóòrùn ọjọ́ fún gbogbo yáyọ̀ rọ̀ lẹ́ lóòfin fún jíjẹ orí àní ẹrù ọjọ́ fún ta ni ọba ọba àlejò ọlá ọwọ́ ni làfà ń fún yín kẹ má bàdé ní èṣù kẹ lè fún lè rí kẹ lè fi máa rí bọ́mọ yín sàlùbárìsà lọ́nà ọ̀fẹ́ ni wọ́n ń ṣàdúrà ọkọ̀ òbírí ẹ̀mọ́. àdẹ́wò tó wá kú àdẹ́wò fún yóò bí àṣà ọlọ́run tó máa ń bá ọrú ọlọ́run ní ṣe ń ti ń takàrà àti ń ta mọ́sà nínú òlú náà ọba kẹfẹ́ yìí nínú ẹ̀mẹ́ lọ́ba ló ń bára fọ́ jù ń lò ẹ̀pàlẹ̀ mọ́ ń bára àwọn òfẹ́ rí oníbára kankan ní òfin tí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ nìyí tọ́jọ́ láti ń ṣe lọ́wọ́ lẹ́kọ̀ọ́ nù ẹgbẹ̀rún márùn-ún bára lọ́pàlẹ̀ mọ́ ń jò nìyí àmú ni wọ́n lọ kó wọn títí gan kó wọn fún olóògbé wọn fẹ́ rí wọn títì mọ́ lọ́ba yìí náà bá sòfin bẹ́ẹ̀ ẹni tó bá sì fún oníbáwà ní nǹkan òun gangan làwọn fìyà jẹ tó fìmọ̀ pé báwà bá sàdúrà tán kí làmọ́ sí sàárà làmọ́ àkàrà tí mọ́ta yìí náà lágbàgbọ́ pé òun rẹ̀ ń dékàrà ń dí mọ́sà pé ló ń bára bá yóò gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ wọ́n ti bà wọn ló ọba lọ gbà pé sàánú àwọn òun kò wọ́n àánú ọlọ́run lọ́ba mọ́ tí ò ní jẹ́ nìkan mọ̀ wọ́n ti wọ́n mọ̀ ọba kákàrà sí mọ́tà fún oníbàárà ibi tí ọ̀n bára ti ń rìn tàbí tó ń tó ń wá ní tí ó dùn jẹ sí àwọn agbófinró wọ́n bèèrè àwọn ọlọ́pàá gbé ó níṣẹ́ ni tí mo wọ́n lọ ó níṣẹ́ kan ní bẹ́yà bí àkùrẹ́ wá wọ́n tó ọkọ̀ wọn lọ nígbà mọ́ta táǹfọ́ wọn nígbà mímú pọ̀ ọgbẹ̀rọ wọ́n jẹ́ ìyá tí àtìnáwò kan lé ọkọ ọ̀pá bá tó lọ gbé òun náà agbèdélé ọba nílẹ̀ yìí dúpọ́ pé ẹmọ́ ti sàárà fún bára máa ẹ̀yìn náà lè ń bà ní jẹ́lẹ̀ tí wọ́n níṣẹ́ ìyà táwà fi jẹ́ bára ìwọ̀ kankan ló bí àwọn ẹgbẹ́ lápọ̀ ọ̀sán kí lápọ̀ òsì àwọn sọ́ọ́gì ìṣòro ńlá wọ́n bí ọrụ ọsọ ọwọ́ ọ̀sán nǹkan máa bátàǹkù rákàkiri àdáwò àwọn ọmọ rẹ̀ tó wá náà wọ́n sí báyìí wọ́n sí báyìí àwọn ẹbí tó tó sọ bá jìnà sí ah, eléyìí àtàwọn ọmọ tọ́lọ̀ ń fi àfá àti àdúrà rẹ̀ ìgbà kọ́ máa lọ ẹ̀dùn míì ìyá alágbàlá tó dájú rẹ̀ sígbà kọ́ máa lọ ọlọ́run ń bọ̀ ọdọ́ òun ní ilé àwọn ànẹ́bí ọlọ́run làdẹ́wò pọ̀ fún ilé àwọn orí làdẹ́wò máa ń pọ̀ fún tọ́ ọba ìfin dọ́lọ́wọ̀ fẹ́ fún fún àbítọ̀ sí kàfẹ́ tó ní ọ̀rọ̀ àfẹ́ ayé bàjẹ́ ọ̀run bàjẹ́ ni ó tẹ̀ wá lè lọ́dọ̀ kèfèrè ọ̀hún náà kí n tó ń tó fẹ́ náà máa owó olókò lọ́dọ̀ ọlọ́run ní bá ń bẹ̀rọ ní bá ń bẹ̀rọ pẹ̀lú ẹkún pẹ̀lú àwọn rẹ̀ rúrù fún mẹ́tẹ̀ta ọmọ ìjọ kan rárá ní àwọn ọ̀pọ̀ mi àwọn olóògbò rẹ̀ ọ̀pọ̀ mi ọlọ́kọ̀ àwọn olóògbò ogun gbádá ní ní àwọn ọmọ ọmọ bomi wọn nága wọn bomi ní òdòdó kan lọ ẹ̀kọ́ aláwọ̀ akúrò aláwọ̀ akúrò lọ́dọ̀ kígbe Allahu Akbar Allahu Akbar ní máa ń sọkọ́ ọlọ́run táwọn fọmọ ìjáde táwọn fọmọ ìjáde àgbà ìgbòrò wọn gbọ́n ọmọ wá tẹ́mà pípé yóò tó lọ yóò pàbúrú ẹ̀mẹ́ta ló ṣe àbúrú ti mọ́mọ̀ yóò pẹ àbúkẹ́ ní ọdún ó dùgbò sókè ó ti sàbúkẹ́ wọ́n bá tẹ̀ ìtàn bá tẹ̀ ń wọ́n jáde nígbà tó ma ní tó tó gbé wá ìyá bá tó sọ fọ́mọ kéjì pé fa àbúrò rẹ fa àbúrò rẹ nígbà tí ń fa lọ omi fa ọ̀nà ọ̀dà bí ìwọ náà ìfẹ́ bọ́lọ́ ẹrù ní ìgbófòfò yìí ó tó jẹ́ gbòfòfò mú fún ìyàwó rẹ tó lọ ọlọ́mọ sẹ́ẹ̀sì àdẹ́wò fẹ́lómi fún mọ́mì ní yóò tó mẹ́ta yóò tó mẹ́rin tó lè tó méje kò ní sí kú omi fún omi tó dé onídìkú omi tó pé ẹ̀sọ̀lọ́sọ̀ sàtàlátù àti òlógbó lómi wà sí tó bá pẹ̀ sí sọ tó ṣe ẹ̀ka àánú ẹ̀ ẹ má lọ gbogbo ẹgbó ọ̀dọ̀ ọlọ́run lẹ́wà yìí ẹ má gbọ́ ẹgbó ọ̀sẹ̀rẹ̀ yìí obìnrin kí mo tún ṣe wúwú ẹ̀kẹ́ tẹ́lẹ̀ tó kó omi ọwọ́ kòrò nìkan kúrò ní wọ́n lọ ní lófìfò pẹ̀lú omi tó ojú pẹ̀lú ẹkú ńláńlá àmọ́ ẹkú ọ̀hún kò sì yí o òkú wọn ti lọ́mọ àwọn òkú o wọ́n ti láwọn ẹ́ àfijẹ́ pa wọ́n náà o bí ìwọ àtòmí iṣẹ́ rí kúkú ti fẹ́lẹ̀ o akànlẹ́ ọ̀kan wọ́n fọ́ lójú àárín òwúrọ̀ nì kí ni ó ní ẹ̀rú méjì rẹ̀ sílẹ̀ kan ọlọ́mọta ẹ̀rí àmìnà ọlọ́mọ́fikú ọkọ bá wa jà àmìnà ọlọ́mọ́fikú ìyàwó bá wa wí àmìnà ọlọ́mọ́fòsì bá wa jà àmìnà ọlọ́mọ́fàrùn bá wa jà àmìnà ọlọ́mọ́fi inú rẹ àti ìyà rẹ bá wa jà àmìnà ọlọ́mọ́jàbùtà wà yìí àmìnà lọ́lá ìlàhà ìlàlá ewu ni bá bá fún wa kújọ fún wa kalẹ̀ kí wọ́n yẹ lọ́wọ́ wọlé pẹ̀lú ọmọ fún kọ̀sọ́ mọ́mọ́ kọ̀sọ́kọ kọ̀sọ́wọ́ méjèèjì ṣùgbọ́n adáàrin ọ̀nà tólúwa mi ọba àlékè ọlá tólúwa rí gókò sí wí ọlọ́run rí gókò sí sọ ọkàn rẹ̀ òmì ìfowóbo ní ọlọ́run ni ìwọ mọ̀láríkà ti mú wà ní káwọ́ èèyàn ẹ̀lọ́pàdé ẹ̀ ìyá yìí kí ní ṣe ọ́ ló ti rí pé èèyàn ń bọ̀ lọ́ọ̀kan lọ́ fájú nù sọ́ orí ó lámúmára kì í rojọ́ ọlọ́run ní rojọ́ fún ìrojọ́ fẹ́yàn ìrojọ́ fẹ́yàn gbẹ̀ndí bá rojọ́ fẹ́yàn tí ń fẹjọ́ ọlọ́run sùn káàkiri ọlọ́run máa wọ̀ ń fẹjọ́ mi sùn kiri wọn kàn lè mọ̀ ń fẹjọ́ mi sùn sóńtó ìfòkárì àti ìwọ àti ń tọ́ fẹjọ́ mi sùn ní màá òfin jẹ́ bàjẹ́ sí. bẹ́ẹ̀ máa ń fẹjọ́ ọlọ́run sùn wọ́n máa kún sí ni ẹ máa tẹ́ ni ẹ máa pè é máa kì í ẹ máa sàá lọ́nà kan eré rẹ̀ máa wù inú rẹ̀ máa dùn ara rẹ̀ máa yá ọlọ́mọrú ara tó ní ọlọ́mọrí orí tó ní àwọn ọ̀mọ́ àmánú rẹ̀ máa dùn orí ẹ̀ máa wú lọ́wọ́ aṣọ tó yẹn fẹ́ fún nígbà tí ó sì wí tí ó sì sọ màláìkà wa sọ̀rọ̀ tó déyàn yí pé ah kí ló ń sọ oníkẹ́ tó ń ṣe wù ti ṣáájú màláìkà pé níbẹ̀lẹ̀ ń lọ ẹ̀ mọ́ná ní ó ti pàtẹ́ mọ́ra níbẹ̀lẹ̀ ń lọ ọ̀nà òdò lẹ́ ń lọ yìí ń tọ̀wà níwọ̀n àníwọ̀n bí ọdún kékeré sórí kẹfọ́ ṣe ń bò lẹ́yìn lọ ní sálẹ̀ fèrè tó tó lẹ́yìn lọ yíké àárín ìlú nìyí ó pé tó mára àáké mára ní ẹgbẹ́ mára ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ọ̀sẹ́ ní tí òwe kìí ṣe ìwọ nìkan ọ̀dọ́kùnrin obìnrin ẹgbẹ́ mi dáa rí bẹ́ẹ̀ ni dáa ò rí. kàkà fún wọn káwà lónú sí kádàrá kápàgbé àtàwọn òjọba bá wà bá gbàgbé ìkí láti sílẹ̀ ẹni tó àtẹ̀gbé dàkùn gbàgbé ẹ̀ tó lè wọ̀n gbà á apá lónú bọ́ọ̀ bá gbàgbé ọ̀pá máa ń fara rẹ lọ́sẹ̀ ọ̀wùrẹ̀ ní ipa tó ń hàn àti ipò tó ń hàn àwọn abájúgbà ló mọ́ ìyàtọ̀ rẹ̀ i separation àti kí ni nínú ẹ̀jẹ̀ tí ó ń yóò rù kọjá àlà àbíkọ́ mọ́ tó mọ́ lọ́nà bá ti gbé kan dé tètè gan mọ́ púpọ̀ máa hò fàájì wọn lọ òun náà àgbẹ̀ ẹ̀ ẹ́ fúgbà wọ́n fúgbà fòfò ọlọ́mọ́sà fún wọn fúgbà fò. àmín ya Allah. pàlàkà wa kú pé wá kí ló ṣe ọ́ ó ní nǹkan kan sòun fẹ́ nǹkan ṣe ọ́ nǹkan ṣe ọ́ ọ̀nìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pé èyí tó sọ̀rọ̀ ni pé wọ́n lè mú kó ń ọkọ̀ láì mọ́ mẹ́fẹ̀ẹ́ ilé èyí tó wá tò mí tò mí gbọ́kọ̀ ní ọ̀wá tó èmi lò fún wọn ní kí ló tó kù ọ̀yọ́ ọwọ́ mi yìí ọrẹ ní mọ́ta orí mọ́fẹ́ mọ́tọ́ àmàláìkà tó ti màtẹ́lẹ̀ ọ̀sán ni a máa tọ̀rẹ́ lù má ẹnìkan sì sún fún abámi pé tí ń pa àwọn ilé olè rẹ̀ ní ebi ń pa mọ́fún olóúnjẹ ẹ̀yìn àwa tí orogun yìí ọ̀dáná ó yẹn sì lélùbọ́ àti gàrí ló tẹ̀lé ìfún tẹ́ mọ̀ bí àyíká náà kò sóúnjẹ lé

bá wọn ṣe o ẹni tó bá dákẹ́ àwọn ń kọ́ o. ẹ máa wí gbogbo ìgbà délé ẹ bá ti tó dùn yẹ wí ọlọ́run ló kù fáfá lẹ́mìí làfáà pé ó ló èyí tó yẹ máa

àáwì láyé àátòwò lọ sàárè téèyàn bá ń wí púpọ̀ wọ́n bá wà lójú oorun tádẹ́wò bá bá a ẹ̀ ń kàn rí pẹ̀lú sàtìkì lójú oorun ẹni bá lọ́wọ́ ó fẹjà bá yóò tó náà ni o. kòkòrò nà ọdọ àjọsọ lọ́wọ́. ọdọ àjọsọ lọ owó èèyàn ló sọ̀rọ̀ fún màláìsà bá bí wọ́n sí wọ́n ló sọ̀rọ̀ fún màláìsà. ẹgbẹ́ mi sọ̀rọ̀ fáńgẹ́lì àbọ̀ ọlọ́gbọ̀lọ̀gà àtàbọ̀ra ó lè lọ̀gà àtàbọ̀lọ̀gà ó lè lọ́rùn abẹ́rẹ́ báyìí ẹlákùn amẹ́fẹ́ àwọn olóòṣèré pẹ̀lú matayamu àti bàtà Ọlọ́run ìgbà ní ìdàkẹ́ ìlànà ní bẹ̀rẹ̀ àti lálẹ́ àwùjọ sí ìta àkọ́kọ́ rúmù gbogbo àbá kọ̀ọ̀kan ló ní tí bí ṣe lọ́wọ́. ọmọbìnrin yìí máa máa fi lóòrè pé ó lọ fẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta apá rẹ ni kọ́ padà sílẹ̀ ni àdúgbò máa rẹ ń bọ lódò jáde padà àti ọ̀dọ́ padà sí ọkọ. sọ ọmọ pé wọ́n gbé mi àtúwọ́ ni ìfẹ́ ọ̀sẹ̀ fún màláìka ni pé fẹ́ orí ìyàkọ̀ mi ọba ìyàwó rò. wọ́n kọ́ máa yàgbé ara káàkiri kọ́ máa tọ́ ara káàkiri àáfẹ́ tẹ́lẹ̀ a máa dégé a máa kàlàkàlàkà nígbẹ̀fẹ́ ni ọlọ́run ni obìnrin dáadáa ni ó ní ha èyí tó náà fi ṣeun lápá yìí yọ fi tẹ́nu ọkọ̀ ohun òní ìṣúrí aláwọn ọmọ mi ọmọ mi ní ẹbá ń ṣe bá wọ́pá bá ń bẹ́lọ́ ọkọ̀rọ̀ ń tọ́ ọmọ mi padà fún mi àti àmànà kìí sì ó bí makalẹ̀ ní òfin tó kàn ọ̀rọ̀ ilé kọ́mọ kọ́mọ rẹ̀ sáàmà ti sì náà kí kọ́mọ kó wá wọ́n máa bá aṣùn kí kọ́mọ kó wá ní kí ẹ̀ kọ́ta rí ọmọ ẹ̀jẹ̀ kọ́ta ti jẹun aláàbíàmá àtọmọ tí àtọmọ ọlọ́mọ kò ní fẹ̀fẹ̀ fún sọ̀nìkan abíàmá ni màláìka ni a tọ́mọ rẹ̀ wá ní ọ́nì ọ̀dà kò burú àkọ́kọ́ mbẹ̀ ni pé táǹkùrọ̀ ọwọ́ rẹ̀ méjèèjì náà sókè Òkè ọlọ́run ọba rẹ̀ wò díkì ọ̀rọ̀ ìtàbà ni ọlọ́run tó ọgbọ́n tó wọ́n dápa rẹ̀ méjèèjì padà Gbogbo tó fún ọgbọ́n tó fún ọlọ́run rẹ̀ nìkan fọ́nà ọ̀sán padà gan. Gbogbo ìbànújẹ́ tó gbá wa táàrin ni tí ó ṣe ọlọ́mọ́sàbá wa sí. Orí ìṣẹ́lẹ̀ tí odò náà, ìṣẹ́lẹ̀ tí odò ọ̀hún, ìṣẹ́lẹ̀ tí odò náà. Ọ̀gọ́ta agbórí ọ̀yọ́ ọlọ́kọ̀ọ́ta bíbà yìí nígbà tí wọ́n dápa rẹ̀ méjèèjì padà ó yóò lè fọ́lọ́ lẹ́ẹ̀kẹ́ ló sùn jáde rà bọ́lá ń bá so fún ni àá sùn jáde fọ́lọ́ ni èyí ó sọ̀sọ̀ kú sọ èyí ó wù kú ìfọwọ́sọ máa ń lo èmi ọkùnrin èmi àlàkẹ́ ọ̀ fi ọlọ́run yìí ọwọ́ sùn jáde fọ́lọ́ a ah, màláìka ni a ah, ó tún sùn jáde àwọn olùdúfẹ́ ni ó ní a ah, ẹ̀rọ ìjọba ń lọ́wọ́ sí ṣe olè ọkùnrin ọlọ́run ó máa kí ní jáde ó máa kejì jáde ó máa kọ́ ọgbẹ́ ní ó dàbí pé ní tó kọ́ ọyọ́ lọ́mọdé kú mọ́ ẹni tí ó rábì ìdíbẹ̀ lọ́mọdàbà fún bí ẹni tí ó rọ́kọ́lọ́ ẹni ọkọ̀ pàṣẹ ẹ̀kọ́ kẹ́kù ilé fún òwújíṣẹ́ ọlọ́mọdà fún ọwọ́ ọ̀sádà àwọn ọkùnrin ọlọ́kọ́sọ̀ náà wọ́n náà lọ́bàá ní àkọ́ àlọ́kùnrin àfọ́lọ́